prayer. ní orúkọ ńlá jésù kristi la ẹ̀rí ẹlẹ́rìí méjì. number three signifies divine fullness. ẹ̀ta ó dúró fún ẹ̀kúnrẹ́rẹ́ ti ọlọ́run. number five. ìkarùn. signifies grace. ó dúró fún oore ọ̀fẹ́. favour. àtọ́jú rere.